ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد ادوك فلو وباوا اترى لكم àlékún ìkẹ́ نوري kọba ọ̀gá wa aṣíwájú wa annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé annabi àti gbogbo àwọn sọ̀hábà annabi wa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹjí bá ń tẹ̀lé súnnà annabi náà tí ó fi dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo wa bí a ti ń gbọ́rọ̀ ti òní àtẹni ọwà nulẹ̀ àtẹni tó wà ń ta ọlọ́mọyọ nìkọ̀ọ̀kan wá kó nùrú olórí rẹ̀ dábẹ́ lẹ́yìn náà gẹ́gẹ́ bá wa náà ti ma bá bá wo ojú agbo sọ́látò gbóhùr ìrún àyílà kò ti súnmọ́ àwọn elétò sí fún mi ní options méjì wọ́n ní ma kí a lọ kírùn kásẹsẹ̀ wá padà wá jòkó mú ní ah, ah. àà ẹ̀dáwọn àgbàlagbà dúó látàárọ̀ àwátá dé ní agbó mẹ́kànlá àbọ́kọjá díẹ̀ kátún á pẹ́ káwọn bàbá yí àwọn ẹ̀yà kí wọ́n kírùn tán tún àmú gbogbo ilé ìtọ́lọ̀ ń bá lásìkò ọgbà wá títí bí táyílọ̀ òfin tó ọlọ́wọ́ falbarka sí ẹ̀ẹ́dàkùn pẹ̀lú ògbọ́ ọlọ́run à ní kọjá àsìkò ọ̀run tàbí dìde ń bíi torúpọ̀rọ̀ ọlọ́run lẹ ní a wá sọ kọ̀wá jẹ́tọ̀ ọlọ́run má ńgbàtí ìran bá tó tààtún jòkóta aláhùn sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run kọ́ mọ́jẹ́ ṣe ìtọ́ ni ó lò wá tí ń bá ṣe mistake wọ́n ní 130 ni wọ́n ń pẹ̀rún bí àbí pẹ̀lú ògbò ọlọ́run láàrin ìsin sí 130 náà àbọ́tí ẹ̀wà pẹ́jù bọ́yá ìṣẹ́jú márùn-ún sígbà náà inṣá allahu ta'ala adìyẹ ogbélé tí ọlọ́mbá ní lè wí ń bí ilé òní èmi tí máa sọ ọlọ́mọdé ìsì wí ẹ̀yìn tẹ́ gbọ́ ọlọ́mọdé ìnú òsì gbọ́ ó ti lè wùkásìkò kéré tó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tàkọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà mú kí àwọn bàbá mi àwọn alfáà wa tínú mi máa dùn ipé mọ̀ ń bá wọn jẹ́ orúkọ àwọn wa the chief imam of Ijebu land ọlọ́nkọ́ mọ́sá jẹ́ kárí yín pẹ́ ọlọ́run ní jẹ́ ma padà sí aburú ẹ̀dàkùn yẹ́ gbà láyé báwọn bàbá wa balógun àbí bí wọ́n ti ṣe ní ẹjẹ́ mi náà ṣe bẹ́ẹ̀ tí ń bá ní máa kí gbogbo èèyàn jókòó yìí gbogbo ẹnu ìṣẹ́jú díẹ̀ tó kù tí wọ́n pẹ̀rún ìrọ̀gbẹ́ ń kíyàtá àmọ́síbẹ̀ náà mo kí àwọn àlfáà mi tí wọ́n délé àìpẹ́ yìí inú àwọn tí ọlọ́ni wọn rè wá kí agba ìmà lọ́dọ̀ wọn ọlọ́nkọ́mọ́sá àsáyí lẹ́sẹ̀ dáadáa o àwọn bàbá wa máyà lékè kọ́dà wọn kọ́ àlfáà tó kọ́ èmi ní kéwú wọn kọ́ wọn kéwú ọlọ́nkọ́mọ́sá àjíkárí yín pẹ́ mo wá kí gbogbo àwa jẹ̀mọ́ báwọn bàbá ti ṣe òun lèmi lóòsè ní kíkí ìtàpapọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àkórí ọ̀rọ̀ wa lónìí oní gbogbo wa ti gbọ́ ni wọ́n ti wí fún wa ní islam justice and world peace ẹ̀sìn islam ìdájọ́ òdodo àtàláfíà ní gbogbo àgbáyé bí n bá bí gbogbo wa bá ti jókòó yìí àtẹni ọ dàgbà àtàwátà àjọ mẹ́kẹ́ ẹ̀dàkùn gẹ ayé tà ń gbé lónìí is it safer than we met it? ǹjẹ́ ayé tà ń gbé lónìí yìí gbogbo yìí tí yàn kọ́rà bí òjò mẹ́kẹ́ ibi tẹ̀mí iná lọ àláfíà ń bẹ lánàájò nílọ ni àbó nílá àláfíà jẹ jùta náà lọ èsìsẹ́ lè yìí tí ò nídi káwulẹ̀ máa tán rẹ ní jẹ́ òun ni pé kọ̀sálàáfíà mẹ́láyà bẹni ọlọ́mbá fún lálàáfíà la kò sí balẹ̀ ọkàn mẹ́láyé àfẹ́ni ọlọ́mbá fàyẹ̀ balẹ̀ kọ́dà ọba ipé láwọn abì kan ni ní nàìjíríà tẹ́mi tí ń sọ̀rọ̀ iná báyà tí ń wọlé yìí tó ń wọlé tí sì ń lọ jòkó kò ní jòkó bẹ́ẹ̀ àpò àti ti bùbá torí pé wọ́n ń gbádùn olóró wọlé ọlọ́run ní mọ́ṣálásí tàà ti ń jọsìn fọ́lọ́ ẹbí gbogbo wa náà ń gbọ́ kámọ́ ma wá rò pá bí orílẹ̀-èdè wa nàìjíríà nìkan lórí bẹ́ẹ̀ bí gbogbo ayé ti dànù ẹbá àti ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ẹwọ́n tí Libya dà lónìí nítòsí ní Africa wá ń bí ẹwọ́ ti Ukraine láwọn ìlú èbó lọ́hun ẹwọ́ Somalia gbogbo ayé ti dà lónìí nù kò sálàáfíà máa ọlọ́nkọ́ mọ́sà fún alálàáfíà a máa wọn elétò yìí wọ́n wá fẹ́ ká kankan yìí kí ni link láàrin àìsálàáfíà àti justice are they related ǹjẹ́ nǹkankan ń bẹ tí ó so àìbalẹ̀ àyà àìnífọ̀kànbalẹ̀ tó so pọ̀ mẹ́jà ìdájọ́ òdodo bí òun lélẹ̀ tí wọ́n ní káwà fi ojú wo ní ìsìláàmù wọ́n fi tó pọ̀ bẹ́ẹ̀ islam justice and world peace. Al-Qur'an al-Karim ọ̀rọ̀ olúwọ bá wá ọ̀rọ̀ tó ṣiṣẹ́ lánàá tí ń ṣiṣẹ́ lónìí tí ó máa ṣiṣẹ́ lọ́la àti láíláí olúwọ bá ìmẹ́ àti wọ́ sọ̀rọ̀ ní Al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس نبو ميو olúwọ bá olú lọ́nà obìnrí o ní máa yẹ fún alùlọ́hù olúwa ní kí ni mo fẹ́ fi ìjẹ ẹ̀dá tí mo dá kí ni mo fẹ́ fi kí n jẹ ń yà sí káàrò ní ọmọ ànẹ́bí adama olúwa ní kí ló ń fẹ́ fi se káwà nù hílà hílò bá ti bára wa lónìí mẹ́yẹ fún àdúlọ́hù bí àdábìkùn olúwa ní ò any benefit tó ń derive from so doing àmá zọ́hara alfasádù filbarri walbahar gbogbo àìbalẹ̀ àyà àìsí ààbò ìpayà àìsálàáfíà èyí tí gbogbo ayé ń bá yí lónìí ní nàìjíríà àti bòmí olúwa ma bá wa sọ dodo ọ̀rọ̀ bí máa kásàbàt àìdìnnáàsì ẹ̀yin lẹ́fọwọ́ ara yín fa o ọmọ annabi adama lọ́fọwọ́ rẹ̀ fa o tamawulẹ̀ tí lọ jìnà èmi ò rí lúkanú gbogbo àwọn tàà dápọ̀ yìí kí wọ́n ní àwọn àlìjànú wọ́n bá wọn jà mẹ́ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá fẹ́ dẹ àlìjànú síyàn ó lè dẹ́ inú ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n àgbọ́nbì kan ní gbogbo ibi táyé ò ti balẹ̀ nàìjíríà àti bòmí pé ah, àwọn màláìkà ni ọmọ jẹ́ wọn gbádùn èèyàn sí èèyàn volmul insan li àhíhìl insan àbò sí ọmọ èèyàn sí ọmọ èèyàn ẹgbẹ́ ìlú agbára nílòkulò ọmọ èèyàn lórí ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ẹwọ́ ibi ta develop dé technologically lọ́nà tí wọ́n fi gbẹ̀mí ọmọ ànẹ́bì adama lẹ́mìta lè dá àwọn bàbá wa cp ni wọ́n jòkó yìí mi a bá fẹ́ gbẹ̀mí ẹni ó jòkó lẹ́gbẹ̀ẹ́ èèyàn pẹ̀lú ìbánà ni ó tẹ́nìkan ò sì ní gbọ́ ní róòkejì ń bẹ̀rún àti develop débẹ̀ ọmọ ìjọ rárá sí pẹ́kẹ́ tí ó sì mẹ́mí rẹ̀ kó bẹ́nìká bá fẹ́ gbẹ̀mí àìmẹ́yé ọmọ ànẹ́bí adámẹ̀lẹ́ kan náà in tí ó lè gbẹ̀mí millions of people lónìí àwa náà lásì atomic bomb ní abájú kankalẹ̀ ọlọ́mọdé aráburú ìlú tí wọ́n ti jù sí tens of years ago hiroshima nagasaki aláfíà ọ̀kọ̀ọ̀kọ̀ déédé ń bẹ̀dẹ̀ sí ọmọ annabi adam náà lọ́mà sí amadagbasoke débẹ̀ náà ni ẹwọ rẹ́kọ́d lágbàáyé lónìí ẹwọ bọ́jẹ́ẹ̀tì kọ́ntrí kọ̀ọ̀kan kí ló ń kálukú ń bọ́jẹ́ẹ̀tì pàbíra nǹkan ogun tí ó se kíni tí ó gbẹ̀mí àbí kí ni nǹkan ogun ṣe ìbọn armored tank missile wọ́n jẹ́ ń sẹ̀kẹ́ nísìnyí <laughs> òun ọkà máa fò kí ní bí wọ́n bá bí ó ti lọ pààyàn ní ọlọ tààrà kò sí pilot drone ilé ayé kọ̀ọ̀kan lónìí bẹ́ẹ̀ bá wo ń tàn bọ́jẹ́ẹ̀tì fún pé kí ní yé èso ń jẹ o <laughs> kí ní yé èso gùn wòsàn o àmọ́ yọ pàǹkan rẹ yọ gbẹ̀mí èèyàn yọ sọ òkè di ilẹ̀ yọ pa odidi ilé àti gbogbo ẹ̀mí tí ń bẹ̀m̀bẹ̀ run àwa ọmọ ànẹ́bí adama a tún wá lọ dìfẹ́ndì ní wa gbogbo ayé pé bọ́jẹ́ẹ̀tì dìfẹ́ǹsì bí àìdìdàs náà là àti gbogbo àìsí world peace insecurity in the world àsáwà náà ni architect yẹ talkùránì sì ti pàkíyèsí èmì àtẹ̀yìn more than a thousand years ago monka report kan some years back produced by al jazeera cable network tẹ́mọ̀ yẹn náà ni wọ́n ní gbogbo irú eléyìí táwọn bàbá wa dánwò lónìí yìí ọlọ́run ní jẹ́ ma padà sí ibú bọ́lọ̀mbá ní àríro yí tó pọ̀ báyìí kọ̀ yá rọ́mọ̀ kan tí òun ọmọ rìn rágbàràgbà kí ní ti torí póbìnrin ò lówó tí ìran léèwé bàbá ìtẹ́ẹsẹ́ láàrọ̀ yìí alọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ dáadáa lọ́lọ́run fi se fún yí lọ́nà ayé bí àti lálìkìyàmà rìpọ́ọ̀tù yìí ń sọ pé If we can take 1%, I'm not saying 10 or 100%, 1%. Ìdá kan ní ọgọ́rùn-ún bọ́jẹ́ẹ̀tì tí wọ́n fi ń pààyàn láyé, ó tó rán gbogbo ọmọ tó níbi àti lẹ́kọ̀ọ́ lọlé ẹ̀kọ́. Just 1%. Wípé one percent èyí tẹ́yìn ó fi ra bán tẹ́ fi eyi ta tẹ́ fi ra dúrónù nàìjíríà ẹ̀yọ́ èyí tí amẹ́ríkà ní ìyẹra jẹ́ má mú wájú 1% lọ èyí tí uk ìra èyí tí saudi ìra wọ́n ló tó rán gbogbo ọmọ tẹ́nìkan ní nídi pé kò sówó léèwé ní ọjọ́mọ̀ yọ́ ní ti torí pé akàn tara wa ni tọ́hara alfasadu filbarri walbahari bí ma kasabat aidillas gbogbo ọmọ ta bá wó táwà ń rò pé ní àwọn ọmọ ti wa nìkan là ń tọ́jú táàmfí wọ́n lẹ̀ tí wọ́n rìn kí títí hun àwọn náà ń bókó ara mú lọ́la àwọn ni kidnappers lọ́la àbí ń gbí ti ń kidnap èèyàn gbọ́ rí bá lìjànú lọ́kàdé lọ́hàn ló gbé lọ àwọn ọmọ tí ń ráre kí ìtarò pé ọkàn wá àwọn náà wọ́n di tí wọ́n dà wọn ìtawà fi gbẹ̀mí tàà fi wá parun wọn ò ní a mú afọ̀fì wọn ni bàbá mú statistically research a knowledge based research bẹ́ẹ̀ bá mú dákan péré nínú ọ̀dọ̀ ọgọ́rùn ó tó yanjú gbogbo ń tí ń padà ń daburú fún yín lọ́la torí pé gbogbo ọmọ tí èyí ń wò àtèyí tí wọ́n ń wò lágbólé yín àtèyí tí wọ́n ń wò ládúgbò àtèyí tí gbogbo wájọ́ ń wò nù lú pé kọkàn wá àwọn náà ni ò ní jẹ́ kí ẹnu wọn bá ń tọ́lọ̀ fún kálukú wa tá ń pàkà mọ́ ni àwọn ìwọ̀n ní ẹ̀ ọ̀kan náà àwọn professors wà lẹ̀ Yorùbá i don't even know báyá mùsùlùmí ni wọ́n àbí wọ́n èsẹ mùsùlùmí bá ti dákọ̀ wọn nísìn ẹmọ̀ let me coach him professor Sam Aluko professor Sam Aluko ní wọ́n sọ ń bì kan pé wọ́n níran Nigerians méjì ní òrórun sùnmọ́ wọ́n ní the poor àwọn tí wọn ò lówó nù Nigeria can no longer sleep because they are hungry. While the rich ones can also can no longer sleep because the poor ones are awake. Àwọn kan bẹ ebi ní ọjá wọn sún. Ebi òun ni kò wọn sún. Torí kò sí ti wọn jẹ. Professor Àlùkò wá ní gbogbo àwọn tó wá ní tí wọ́n jẹ náà ẹni ọrún bá sì ń kún kò ní padà kún mọ́ ní títorí ipá tí ó sùn. Ẹ̀rí bí ogbó wá bá kọ́lé nísìn bẹ́lómi bá kọ́lé ẹrù pẹ́ wọn ni. Yọ́ wà mọ òdì, ọ̀rọ̀ mẹ́jẹ kárí emergency, wa ẹ̀rí bá bá tún kọ́lé náà ẹrù gíní tí wọ́n fi sójú wíńdò yìí. Ẹ́ àtùn kàrin sí bí kọ́kọ́rọ́ mẹ́lẹ̀ ọba sọnù lóru ní magensi àìmẹ́yẹ èèyàn ló ti dóná mẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ń dí rẹ̀ mẹ́lẹ̀ òun náà ní kí lọ́fà security kò sí fọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ àwa láfọwọ́ ara wa fà á gbogbo bí a ti ń fa aláìkà fúra ní ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس nígbọ̀ wá ṣe pé àwa mùsùlùmí là ń sọ̀rọ̀ lónìí yóò dá káwà náródà ọ̀rọ̀ náà ká mọ́ sọ general nítorí àsìkò èyí tó ti kan àwa mùsùlùmí ní pàtàkì nípa àti justice ni àti peace ni ah mẹ́yàn bá bọ́n ti ń ṣẹlẹ̀ lágbàáyé mùsùlùmí lónìí ọyẹ́ká ronú ohun ẹjẹ́ ń go back to ǹtí a fact tí mo alluded to a short while ago nípa kí ló ń kálukú ń bọ́jẹ́ tí ń lukọ̀ kan tí ń fi ń ra tí yọ pàyẹ wọn ǹjẹ́ mọ̀ pé lágbàáyé lónìí bàbá béèrè páwọn wo ní náwó lórí nǹkan ẹ̀jà jù is a fact ẹ cross -check orílẹ̀-èdè tí ń náwó jù láyé lónìí tí ń fi ń ra tí èsì pàwà là ń pòdúsì ẹ̀ torúpa àmà àwọn tí ń se bán àmà àwọn tí ń se fighter jets àmà àwọn tí ń se drones àwọn ń se fún ta ní mùsùlùmí ní ra jù lónìí wọ́n ní lápẹjúwe ní saudi arabia àkọ́kọ́ lu mùsùlùmí nìyẹn in tí wọ́n ná lórí ammunition lọ́dọọdún ó tó 13% of the gdp 13% of the gdp iraq náà is close to that i think 12.7 or 12.8% of the gdp gbogbo tí uk ná fún ammunition in a year is just 2% of the gdp germany is just 1.1% àwọn ni wọ́n sì ń produce gbogbo táwà ráì àwọn ni àwọn kọ́ àwa ni gbogbo tí ó jẹ́ àmà rà òun là ń gbà láyé àwọn náà wá ma bu epo sí torí pé ta ní ọmọ ẹ̀dàkùn ta ní ọmọ pòdúsì ọjà kan tí ò ní mákẹ́tì àbí ẹnìkan bẹ tí rẹ pé yóò ní tẹ́mẹ̀ ń tà ní ohun tí ń se ní o kọ̀ wá ní polówó ní ó ti tà kò sí sí àwọn ń se àwa ń rà bí ọ̀bá sì síjà kò sí lò ẹwà ni wọ́n mọ́ dájá lẹ̀ láàrin wa nígbà wọn wo sí listen to alkur'an al-karim sunnatun nabiyyi sallallahu alaihi wasallam ibi mo ka logo nakomio lè walk towards it mo rí pé mọ́tọ̀ àbí lógo yìí ni wà tásì mú bí hábìlìláhì jẹ̀míà wádà tàfàrọ̀kù olúwa ní ẹgbà okùn ọlọ́run ọba mú hábìlìlá kò sókun ọlọ́run tó nà sáyé ju alkùránil kẹrí mú lọ ẹrù mọ́ ẹdì mọ́ alkùránil nìkan ló lè kó wájọ́ bàbá mẹ́tara gbogbo ọ̀nà yóò tí mùsùlùmí rò pé a lè sideline ọ̀rọ̀ ọlọ́run káwà projì ní ìtàfi unite this unity ní padà ń result sí and we can go, uh, go on to cite instances and examples all over the world gbogbo bí àwọn èèyàn ti láwọn kóra àwọn jọ ẹjá sọ̀kan ẹ̀mẹ́jà já ẹwà wo kí ni basis ìsọ̀kan wọn kí ni bẹ́sìsì àìní ìjà wọn ọ̀sálùkọ̀lá ní mẹ́ ọ̀sọ́rọ̀ ọlọ́run mẹ́ wọ́n tó kágbẹ̀yìn torúpọ́lọ́run ní sọ̀rọ̀ kọmọ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ papọ̀ ẹ̀tẹ́sìmú bihablillahi jami'a wala tafarraqu kí ni pawápọ̀ lónìí kí lọ́lọ́run ní ẹgbẹ́ yìí kò ní bẹ́gbẹ́ yìí ṣe mú tó gbẹ́gbẹ́ yìí ní ẹ̀mbá ẹlẹ́ti iníṣíètì nkankanẹ́ fi ń bá wọn yóò ṣe èyí dánú o ṣẹ́rí gbogbo ti kúnra wa jọta láǹsí lẹ́gbẹ́ tí bá ti ń di pé èmi tèmi sọmọ ẹgbẹ́ ìní lẹ́tọ̀ sí nkankan tọ́tọ́ sí mùsùlùmí kọ̀dá ìmọ̀bọ́yá mọ́rọ̀rọ̀ náà gbé kalẹ̀ mú a ń bàbá wà yíwà níbi kan ọlọ́run ọgbẹ̀yìn gàjù báyìí lọ wọ́n wá kó wọ́n submit applications síwájú yín kanrin ẹ̀sì in a position of authority ẹ̀yìn náà lè ràn èèyàn lọ́wọ́ tẹ́nìkùn sì ní question yín ẹni wọ́n qualify lákọ̀ọ́kọ́ o àmọ́sẹ̀ pé báwọn tó bá qualify bá pọ̀ a wà ní tàbí ẹni abáfẹ́ ràn lọ́wọ́ kódò òfin náà kọ́ nígbàtí ìbá ti sì pé a deprive ẹlòmí right ti ìjọba ti wá di pé kọ́dà ń ṣẹlẹ̀ kẹrin lónìí abdullahi ni ìwé tí ẹ̀yìn abdurrazaki ní ìwé tí ẹ̀yìn muhammadu ní ìwé tí ẹ̀yìn àwáwá criterion in tó so wọ́n pọ̀ táà fi fún ẹnìkan ní priority over and above the order ju pé sọmọ ẹgbẹ́ wa islam ká ń se mọ́ ẹgbẹ́ lókúta ń se mọ́ ẹ̀dàkùn níjọ abá ti bá débẹ̀ alimam ibn taimiyya lọ sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ọjọ́ táwọn èèyàn bá kóra wọn jọ yuwaluna wa yu'adun tó ṣe pé tí wọ́n mú ní basis of friendship or enmity is something different from al-Qur'an al-Karim Islam kan wọn torí pé tí ó so musulmi pọ̀ ni wà tẹ́sì mú bihablillahi jami'a wala ولا tafarraqu mọ́láwà mùsùlùmí lára nǹkan ìjàjù láyé a sì mọ̀ pé bí ọba síjà nílò àwọn kan ní sin sí àwọn fẹ́ tajà ìpolú ọjà tí wọ́n ní kájà in tí ò sì ní jáwọ̀ ọjà òun làwọ̀ fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu òun kọ́dẹ̀ dáàrin àwùjọ mùsùlùmí mi ń gbà míì ẹ ma sọ fún ọmọ mùsùlùmí àwọn èèyàn pé ẹ̀dàkùn bí ọlọ́run ti wí ni bá nẹ́bí ti wí ni sallallahu alaihi wasallam kọ́dẹ̀ lómi ó pé èyí wọn ò lè ṣiṣẹ́ yàyàn o nígbàtí èsè maka nígbàtí èsè madina ẹ wá béèrè pé sáwọn madina aljanna táwọn fẹ́ wọ̀ káwà ni àfikà bára wa sòdodo ọ̀rọ̀ in tí ó pa mùsùlùmí pọ̀ tí gbogbo tí ń ṣẹlẹ̀ yíò fi ní máa ṣẹlẹ̀ òun ni kó ipá alkùránì ni ó yùnáìtì wa ilolúwa wí bóòlà nẹ́bì tú sallallahu alayhi wa sallam kọlọ̀nkọ́ mọ́sà jẹ́ agbọ́kálẹ̀ gbà inú àǹfààní ńláńlá tó yẹ káwà mùsùlùmí ó polú rẹ̀ fún gbogbo ayé ọlọ́lọ́mọ́ye meetings upon meetings tí wọ́n ń pè láyé lónìí láti lè make sure pé there is peace in the world pé àlàáfíà ń bẹ ní gbogbo àgbáyé a wá fi ṣe mọ̀kẹ́ bí àrùn bá ń se èèyàn nísìn ẹni tó ní malaria ara rẹ̀ ọmọ gbóná ó lè mú bí òtútù lọ́wọ́ kọ́dọ̀ orí lè máa fọ́ bí wọ́n bá wá gbé dé hospital medical doctor tó bá mẹ́sẹ́ èyí tí ọkọ̀ wádìí ni pé kí ni root cause àtorí fífọ́ àti òtútù àti gbogbo ń tàn pè ní symptoms of malaria ìjọba ti di pé tí doctor kan treat ní symptoms sára orí ní ń fọ́ ẹ̀fún panadol <laughs> so ń bí ní ẹ̀fún ní jọ suspended ṣé òtútù ní ẹ̀fún ní nǹkan tí ó mọ́ òtútù lọ wọ́n tún rú ẹni náà padà bọ̀ lọ sùtù kéèsè tẹ pé ó méjì torí pé unless wọ́n bá remove tí ń jẹ́ root cause gbogbo àwọn nǹkan wọ̀nyí kan jẹ́ afura pé nǹkan kan ti rọ́ǹgì lára yìí gbogbo ayé lónìí symptoms of insecurity òun là ń takò àwo kí ni root cause of insecurity kò sí peace kò sí peace àwọn signs of lack of peace lágbàáyé manifestations here òun làákàn wò pé ní ẹja mẹ́lẹ̀ ìpò ẹja mẹ́lẹ̀ ìpò níbi ọmọ ànẹ́bí adama tẹ̀rẹ̀ dé bàbá tó láfẹ́ mú kó ń gbà mí náà èmi ọmọ bí tí wọ́n ti ma fọ́ọ̀sì peace lórí yàn níbi tí ó làjú dé lò nínú wọ́n wá pàwọn ọmọ ogun kan lọ́bì kan wọ́n ní peacekeeping force peace and force. Are they compatible? They are not. But this is one of the strategies all over the world today. Peacekeeping force. ACTR remove the root cause of injustice. Uh, the, sorry, the root cause of insecurity. bàbá ti mú kú ò gbogbo orí ń fọ́ wa ẹ̀wọ̀n yẹ bọ́m̀bù ń bí yìí ẹ àwọn kan kìdínápù ń bẹ̀wọ̀n àwọn amrọ̀bà láwọn ilé yìí gbogbo okú ò àǹfàní ìmọ́lá al-Qur'an al-Karim ẹjá wa mùsùlùmí ó wí boldly n tó lélẹ́gbẹ̀wọ̀n ọdún al-Qur'an al-Karim ti fún wa root cause of àìbàlẹ̀ àyà root cause of àìsífọ́kàbalẹ̀ root cause of àìsálàáfíà نقول واجوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن olúwa ọba oníbo ni amúnù amúnù bàbá wa security làwá ń pè ní amúnù o níbo ni security wà níbo lẹ̀ ń wà lọ níbo ni peace wà níbo lẹ̀ ń wà kì ọlọ́run alkùránì yóò yé wa ní ayà yìí tí mo bí ilẹ̀ kan ní language alkùránì nù injustice and insecurity wọ́n jọ mẹ́rin lalkurani fi ní wàlámyẹ́lbìsú ìmánàhún bèzulmin gbogbo ẹni ọ bá fẹ́ ní amúnù tó fẹ́ nífọ̀kàn balẹ̀ you must remove completely any element of injustice àfi ká mú kúò àvúlmù àbòsí oní mo wí ń bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yí pé gbogbo jíǹsẹ̀lẹ̀ láyé lónìí wà láyìyàn jẹ́ omi èèyàn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ olóòdì àlìjànú sí wa àwọn mẹ́láìkọ̀ bá wa jà wọ́n ti bá wọn kẹjà rí ní mo bẹ́ o kò sẹ́ni ọlọ́run ò lè rán sí yàn o ẹlọ kàtàn ní àwọn tó bá àwọn mùsùlùmí jagun against àwọn kèbèrè àwọn mẹ́láìkà bẹ̀m̀bẹ̀ ní ogun bá dírù àmọ́ tí wọ́n tí ẹ̀ tí ìdébẹ̀ èèyàn gbogbo meetings ọ̀pọ̀ meetings tí wọ́n wá ń ṣe kí lágbàáyé yìí kọ̀ sẹ́ni wọ́n fẹ́ àdírẹ́sì ilé kọ́dà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ débẹ̀ wọ́n sì gbójúkú aka flashback as far back as in history in the world history wọ́n pẹ́ kí níkan ní Cycus People's Agreement in the 1916 kí ló ṣẹlẹ̀ ní 1916 ó kọ àwọn èèyàn méjì One is, was a Frenchman, the other one was an English, Englishman on the circus people. Àkọ́kọ́ àbòsí nígbà àwọn jagun World War One lọ́wọ́. Àwọn the Allied, ibi táwọn UK and others tí wọ́n belong sí. ọ̀rọ̀ yí tẹ́yàn lè verify rẹ̀ ní o wọ́n ní mítíìnì ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn mùsùlùmí àwọn wo ni wọ́n mọ̀ mùsùlùmí ń gbà náà àwọn lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ ọdún lárúbáwá ní 1916 yìí wọ́n wà lọ́ndà kó lónìí ibi tá ń pè ń tọ́kì lónìí Empire àdéhùn wọn wá ní bẹ́ẹ̀ bá lè sọpọ́tì wa o àwọn Ottomanic Empire yí ń bẹ pẹ̀lú àwọn Germany gbà náà bẹ́ẹ̀ bá tẹ̀lé o tẹ́ tẹ̀lé àwa eh, bóyí o in tí a fi compensate yín after the war onígbà liberate yín ẹ̀yin náà tó independence gbà ẹ̀ tó dádó àwọn ọ̀rọ̀ tí ma dùn tá ma fi tọ́mì yẹn ma fi tẹgbẹ́ at the same time tí wọ́n kò meeting yìí ni psychers àti pcos sì ń sànọ́dá meeting bá ti pín gbogbo ilẹ̀ mùsùlùmí ìgbógun bá parí lárúbáwá wá kó from one colonial master to another colonial master èyí tí britain yọ wà mú èyí tí france yóò mú is called psychos pcos agreement 1916 torípé bẹ́ẹ̀ bá ń rí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé wàhálà àwọn lárúbáwà wàhálà mùsùlùmí pọ̀ yes because àwa ni victim injustice tọ́pọ̀ lágbàáyé wọ́n yíyan ẹni tí èsẹ mùsùlùmí náà jẹ́ o àmọ́ ní eléyìí tí ẹ ti sọ̀rọ̀ nú tíra ọ̀rọ̀ tàbí gbogbo aná lè sí kákàkáwò mùsùlùmí ni wọ́n yíyan jẹ́ jù lágbàáyé òun ló fi dàbí ìgbà tó pé ní àbí ànígbà àbí wàhálà ọ̀dọ̀ wa ní tí sábà mọ̀ pọ̀ àmá wọn tí yẹnyẹn gbogbo mùsùlùmí jẹ yìí wọn fẹ́ address the root cause of injustice of insecurity àwọn examples tí ó jìnà gbogbo wa láàmà gbọ́ Philistine Palestine kò sí tí wọ́n ń jà sí láti tó lé ọdún ju pé ẹjáwà náà wọ́n gbá wọn fẹ́ gbà ló ń lú àmẹ́ ẹjáwà náà ma rúlù ara wa gbogbogbà tí wọ́n bá gbé eléyìí bọ́sẹ̀ ọdún mẹ́wàá ni wọ́n fi ṣe méjìnì ní bọ́sẹ̀ ọdún mẹ́ẹ̀dógún ni níjọ wọ́n bá débi tí wọ́n ti ratify rẹ̀ bàbá onífẹ́tò mẹ́mẹ́ inú àbùsí ńláńlá tọ́mà nẹ́bí adámà fi ń rúlù ara wọn láyé bí gbogbo àgbáyé bá dúó lọ́nà kan àwọn márùn kan bẹ báwọn bá láwọn ọ̀gbà kọ́dà bẹ́ nìkan bá lóhun ọ̀gbà ọ̀gbà náà nù o èyí tàbí wá gbé bí wọn nìkan lọ ọ̀gbà ṣe rá ìgbà tóun nìkan ní gbogbo wa gbọdọ̀ gbà mẹ́ni world order nù àwọn márùn yìí gbogbo yìí náà mọ̀ wọ́n ẹ soviet union jọun russia jogun britain france China ń táwọn mara àrùn yìí bá wí pé gbogbo ayé bá láwọn òwí akànkàrà wà ní léyìí tó wá yàtọ̀ fún yíhun bàbá wo láàrin ìgbà táwọn ilẹ̀ Palestine Palestine ti láwọn fẹ́ gbòmìnira yìí ẹ wá àwọn tí èsẹ mùsùlùmí tí àwọn super powers yìí náà ti sọpọ́tì pé ọyẹ̀kẹ́ kú wọ́n ń yọ wọ́n lára àlú mùsùlùmí i will give you examples wọ́n pẹ̀lú gan ní eastern timor it was part of indonesia indonesia ni mùsùlùmí pọ̀ sí láyé títí 1999 wọ́n ni wọ́n ṣe referendum referendum ni pé bá ti jókòó yìí sí ẹfẹ́ wà ń bí àbẹ́fẹ́ bọ́ bí ìsẹ́fẹ́ èyí òun ni sí sí ń Palestine dò ní pé ẹtí ẹ̀ bí wọ́n lábẹ́ àwọn Israeli náà lẹ́fẹ́ máa wà ní abẹ́dàdó àmárò ẹ̀ṣẹ́ṣe láti yọ Eastern Timor kó lára Indonesia èyí tí ọ̀pẹ́ jù ń ní ní Sudan láfíríkà wá ń bí Sudan ti di méjì lónìí bí Indonesia ti jẹ́ pọ̀ òun ló ní population muslimi the highest the landmass pé èyàn máa nílẹ̀ tó pọ̀ nínú gbogbo olú mùsùlùmí lágbàáyé Sudan ni àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí wọ́n ti yọ bí kan tá ń pè ní Southern Sudan Republic tí ó bá fi yẹ kí Eastern Timor ó kò lára Indonesia tó yẹ kí Southern Sudan ó kò lára the main Sudan èé ṣe torí pé until and unless tí injustice yìí ta bá remove ẹ̀ on the root cause insecurity ká padà wálé Nigeria. ẹgbogbo wa náà ń gbọ́ à ń wò à ń ká lórí pépà káwọn kan ó sì kówó tí wọ́n ní wọ́n fi bá Boko Haram wọ́n máa pín bígbà tẹ́yàn ń pín ẹgbùn 2.1 billion dollar ẹ̀dàkùn àwọn ò pé sẹ́mọ̀ pé ó yẹ kíyàn bẹ̀rù ọlọ́run bó bá ti ẹ̀sẹ̀ pé owó tí a ní a fi ṣe bàbá rí a mọ̀ rìn ìdá owó fi kọ́ airport ẹni ogún lówó náà ní gun bàálù ọ̀hún tẹ́lẹ̀ a ọmọ nàìjíríà kan náà lè pèrò pé ẹjá parọ́ pé fi ẹ̀mí àsìmàpá kan àbòsí ọmọ èèyàn sọmọ èèyàn ní ọjá yọ rọrùn olúwa ní máa yẹ fún àlùlọ́hù bí àdábìkùn kò sí tó ń fẹ́ fi karo ẹ̀hún lòun dáyí in bẹnu hadita nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam kan wọ́n lànẹ́bì lọ́njọ́ kan àwọn kan wọ́n kọ́ àwọn kan lẹ́rú lójú ogun àtọkùnrin àtobìnrin obìnrin kan wá ń bẹnu wọn wọ́n là nẹ́bí observe ẹ̀ sallallahu ẹni wọn kú lẹ́rú ó ti lose freedom ẹ̀ ẹ̀mọ̀ tí ń jẹ́rú síbẹ̀síbẹ̀ she was looking for any opportunity to breastfeed her child wọ́n káwọn ọmọ kéèkèé sọ́tọ̀ wọ́n káwọn ẹ̀yà sọ́tọ̀ wọ́n káwọn bàbá sọ́tọ̀ obìnrin yìí any slight opportunity tó ń bá rí pé tí wọ́n wò mí ẹkúbo ní lọ yọ́wà sárí lọ gbé e ọmọ rẹ̀ pé wọ́n ti pẹ́lẹ̀ iná lòun ó fún ọkàn yí sáré múmú wọ́n là nẹ́bí wá kọjú sáwọn sọ̀hábẹ̀ rẹ̀ ìjọ náà pé sẹ́rí tí ń sẹlẹ̀ wọ́n láwọn rí ǹjẹ́ rò pé ìyá ilé wòsùn kó gbérò ọmọ ìkójú sínú náà àwọn ní kọ̀ pọ́síbù ẹni tí ọ̀ ti ẹ̀kùn lá pòsíṣẹ̀ tó ń wá ọmọ ìsákúnsáré mú mú díẹ̀ ní ọwà dáná kalẹ̀ ní ojú sí anábi ní bọba rí bẹ́ẹ̀ lallahu arhamu bi khalqihi min hadhihi libnati min hadhihi ah, libniha ó ní ẹ̀lọ mọ́ o Allah is more merciful than that woman that you have just seen ọlọ́nlá anú ẹ̀dá tó dá ju àánú tí ìyá yìí ní sọmọ tí ń sáré fún lọ́yàn lọ kí lọ lọ́n fẹ́ gbàmbi kọfọmọ annabi adama sínú náà àmẹ́fọwọ́fà kí lọ lọ́n fẹ́ gbàmbi káyọmọ̀ ojú má yẹ fàájú lọ́hù bí adábìkọ̀ àmá o zọ́hara fasádù filbarri walbahari bí má kásabat aidinas àwọn náà la ń fọwọ́fà àní mo ti wí ká òdodo lópin ìgbà tí ọba sì sí kámú ilé ikú o a kàn treat the symptoms bí n tí mo wílẹ̀ kan without tackling the root cause níbòlẹ̀ yíò wọ́n fẹ́ gbé wádà àwọn ọ̀nà tí islam fi gbà promote justice tí islam fi promote peace ọ̀pọ̀ kẹrin ọ̀pọ̀ kẹrin inú tó yẹ káwà mùsùlùmí ká máa wà proud of islam ẹsẹ́sì tẹ́nìkan máa yọ ẹnu sí máa yọ ẹnu sí kò sí ẹ̀sìn náà láyé i'm repeating it kò sẹ́sìn náà láyé tó protect human life tó tó islam islam tó sọ débi pé man kọ̀tàlà nafsan bẹ̀gẹ́yìrì nafsin fága annama kọ̀tàlà nasa jami'a ẹni ọba gbẹ̀mí kan olúwa ní ẹ̀sẹ̀ rí ọkọ̀ jẹ́ ẹ̀mí kan tó gbà wọn lójú ọlọ́run ìgbà tó gbẹ̀mí gbogbo èèyàn wà mọ́n àhìyàhà ẹni ọba pẹ̀sáàbù ẹ̀mí kan fọ́ká annama àhìyà náà sàjẹ̀míyà bí ìgbà tí ó bí wọ́n bá gbẹ̀rùn dúó ní mọ́sálásí wa ní jẹ̀bú nìsìn ọlọ́run ní járí o ìmáàmù wá rí ọmọ kan ní kòkòkò ọmọ tí ń sẹ̀sẹ̀ ń kọrin kànga ló sì wà nílẹ̀ ìsìláàmù ní ọjáhùn lọ́gbé mẹ́yọkọ́ kànga àbí kí in many ways lára ọ̀nà tí islam gbà entrenchi security by maintaining justice ọ̀nà tí a ń pè ní equality before the law inú mi dùn pé àwọn bàbá wa ọ̀gá wa tún ni wọ́n bí sí òfin gbogbo ẹni ọba ṣẹ̀ṣẹ̀ wọ law faculty ara introduction tàà kọ ma kọ wọn ni pé sórí any court tó bá wọ́ wọ́n mọ̀ èrè kan síbẹ̀ wọ́n ó sì ní kó gbé yóò gbé nkankan lọ́wọ́ ó ní tó máa ń a wà ní kó wo ojú rẹ̀ sí orínà kèrínà gbogbo bí tẹ́ bá rí wọ́n bá mọ èrè ohun tó ya júlẹ̀ wọn mọ́ tí wọ́n se ní ogun wọ́n gbọ́dọ̀ dí ojú rẹ̀ in tí wọ́n sọ fún wa ní justice is blind and justice must be blind But today is justice blind. <laughs> Ìdájọ́ òdodo ọmọ ẹ̀yàn rí afọ́jú ni. Kọmọ olówó, kọmọ tálíkà, kọmọ ọba, kọmọ ìgbòye. Kọmọ èèyàn mi yìí, ọ̀tá mi lélé yìí. Bíyàn bá ló wọ́n wá di blindness justice kọmọ wá sí ìkàntayọ̀ súnà nẹ́gbà Muhammad sallallahu Alaihi Wasallam ìjọ kan láyé anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam arábìnrin kan dáràn sófin Islam wọ́n sì ma penalty ọ̀ràn tó dá bí tí ma kàwà náà láyé ń gbà mí o pé àti wá gbọ́ ọ̀sá àti wá gbọ́ àti wá gbọ́ pé ìyá yìí ni wọ́n wà dárú ṣẹ̀rí àbáyìí fún wọ́n bá ń wẹ́ni tí ó lọ sí pẹ̀lọ́dọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà esi ma nẹ́bì pé èyàn ọmọ jí ó gbèdé wájú ẹ̀ o wọ́n wá wá wá wá wá wá lẹ́ni táàwà tí ó lọ bẹ̀ òun lẹ́ni tí ò ní kọrù sílẹ̀ ta ló ń tọ̀hún ẹ̀kọ́ tún nìyẹn o ẹ̀kọ́ pọ̀ fún wa lára nẹ́gbà sallallahu alaihi ti ya ọmọ ẹ̀rú ọmọ ẹ̀rú ànẹ́bí òun ni wọ́n rò pé pẹ́lẹ̀ bá bá ànẹ́bí sọ̀rọ̀ yọ́gbọ̀ sallallahu alaihi wasallam òun la ń pè ní usamatu ibn zayd radiyallahu anhuma ọjọ́ ti lọ ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rú ni Zaidu lọ wá bí Usama níbi ànẹ́bí wá fẹ́ràn zaidu àti ìsámẹ́dé bó ayà kùránì tó lúwà fi kọ́ pé ní ẹni tí è bá se kóhun ló bí mẹ́mọ́ fi pè mọ́ níbi ọlọ́run ti àbọ́líṣì pé kéyàn ó ní ọmọ ọlọ́mọ ẹ́ òun adọ́pti ẹ̀ lórí zaidu ló ti bẹ̀rẹ̀ wọ́n a máa pè ní zaidu ọmọ muhammad sallallahu alaihi wasallam ókì tí wọ́n tún máa pè ní hibbu rasul ayò annabi annabi fẹ́rẹ̀ púpọ̀ ìgbà zaidu tún bí mọ́ bí usama ẹgbẹ́ kí ni wọ́n tún pè wọ́n náà hibbu rasul ibn hibbu rasul ayò annabi ọmọ ayò annabi sallallahu alaihi wasallam àti tó bí àwọn ọlọ́lá ń bẹ ń lú o àmú ní criterion tá nẹ́bí ń lò kó tó súnyàn mara àbí kó tó táyàn kété sí because our problem ta nílò ní bàbá òun ni pé moral the, the, the value system wa has been corrupted àfẹ́ value kankan mọ́ lónìí àfi materialism ara tí ń se ń breed insecurity náà nù nítorí pé ní ẹni tí ó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kéwú àbíwẹ̀ náà lọ́kà ọlọ́run ò sì kọ owó máa kò lówó ẹ̀yin wá ń wo as a non-entity as irrelevant àwọn tí ò ké tó àbí tí ó ká tó bá àwọn ti ní àwọn lè èèyàn ẹni ìbẹ̀rọ ọlọ́run tí ọba tóun náà wà gbogbo ibi tí ọba ti rí ni ẹ̀rí pé wọ́n ní àfá àwọn láàfá wọ́n kéré èèyàn máa lọ́wọ́ kí lọ́fẹ́ fi sí ọfẹ́ sógun owó ẹ̀yìn lẹ́fà bí máa kásà bá àìdì náà kò sí bíyàn ti lè kéwú tó má lónìí bí ọ̀bá ní mọ́tò kọ́rà wọn ní pé wọ́n àsì pé àwọn àfóòlò sí ní lẹ́fẹ́ mọ́ pé bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lánàá àwọn bàbá wa wọ̀nyí nílé kéwú tí wa mọ́ and he was well respected in the society ọjọ́ ti lọ mọ́lámọ̀ sóra bí adùnayà àmọ́kẹ́ ń parí ìtàn eh, Usama ti ń sọ pẹ̀lú pé justice tí wọ́n ló blind Islam lọ́kọ́ wí wọ́n wá rán Usama sà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam pé lọ́bá wa sì o irú obìnrin ya ọkọ̀ jẹ́ ẹni tí wọ́n apply òfin o kan nẹ́bí ọwá sallallahu alaihi Usama níbòun ti mẹ́nu lé fánàbí sallallahu alaihi wasallam ojú ànàbí yí padà. Ànàbí wá ń sọ fún pé, "Atashfa'u fi haddin min hududillah." Hududullah! Nítorí wá gbé kalẹ̀, ìlànà ọlọ́run, nítorí ní a sì ìwọ ló sì pẹ̀pẹ́ ká mẹ́lò ó. Ẹdákun kọ̀dá o, gbogbo ẹni tí ń lọ bẹ́yàn pé ẹdákun mẹ́jà lòfin ọlọ́run bí kọ̀dá o ìjọun lànẹ́bí wá sọ hadithi tí ó pọ̀lọpọ̀ owó ti gbọ́ ìjọun lànẹ́bí sọ sallallahu alaihi wasallam anẹ́bí ni wallahi lau anna fatimata binta muhammadin sallallahu alaihi wasallam sarakot lakota'tu yadaha ọ̀ràn tí ya ìdánjọ́ náà nípọ̀ jalè ó gbé ní tí èyàn ọgbọ́dọ̀ ní tí èsì tí ọfẹ́ sọ di tí ẹ̀ a àwọn wá ń wo gbádùrù yá yìí ànẹ́bí wá ní fátímọ̀ ọmọ mi wàlá ìwọba ipòhùn lẹ mú wá tí ṣẹ̀rí àwíhùn ní ìsẹ̀kùn sọ́lọ̀lọ́rọ̀sẹ́lẹ̀ blind kọ́rà bẹ́yàn bá jẹ <laughs> mẹ́mbà house of assembly lásán bọ́mọ rẹ̀ bá dáràn ọlọ́pàá very courageous nigeria tó níyìí àtòpọ̀mà gọ́gúnà tó pọ̀mà <laughs> sínétọ̀ àwá ní kọ̀sálàáfíà àwá ní ayọ̀ ọ̀balẹ̀ bóló sí fẹ́ bà ọlọ́nkọ́ mọ́sá jẹ́káyàwó balẹ̀ o ọlọ́nkọ́ mọ́sá jẹ́ kí ààbò tó tó ọlọ́nkọ́ bá dá padà sórílẹ̀-èdè wa nàìjíríà ń bí àti gbogbo àgbáyé àmẹ́dàkùn àdúrà nìkan ọ̀ràn torí ẹ̀lọ́lọ́n fi ń kìlọ̀ fún wa ní alkùnrin in tó ní àṣẹ ẹjá sí gbogbo ọ̀nà tí wọ́n náà bá ń fi yẹ̀yàn jẹ síwọ́pù ń bẹ́ ní 1993 tí wọ́n yìí èmi ò sí mo sì jẹ́ student ní madina ní saudi arabia ẹnìkan wá wá láti èkó jọna ọmọ ọba lẹ́ni ohun ìfẹ́ dápọ̀ ẹ̀yìn ọ wá sọ̀rọ̀ kan jọun ó ní malam àbí ustaz olówó ìrántí ma ńgbà tí wọ́n ní kí bàbá wa ọlọ́nkọ́ mọ́sà àforíjì wọn torí bàbá tí wá ní wọ́n asájú wa dáadáa ní ẹ̀sìn mko chief mko abiola ọlọ́nkọ́ mọ́sà àkẹwọn gbogbo àmàṣe wọn àṣìṣe wọn ọlọ́kọ̀ yá fi wọn ò ẹ̀dàkùn ẹgbọ́bi tí ń lọ ò ẹni yìí nígbà tí wọ́n ní wọn ó declare asset wọn tí wọ́n wá ń kà tí wọ́n wá ń kà tí wọ́n wá ń kà tí wọ́n wá ń kà ó lóun wá ń sọ ẹni òun sọ jọ náà ó lóun sọ pé ní àà ah, ọlọ́run ọkùn sùúrù mo ní kí ló dé olóhun sọ lẹ́mí ara àwọn pé ọ̀tọ̀ bí gbogbo ọmọ Yorùbá kan bá tún pé kọ́lọ̀hun ó bùn olówó kó lè e pé ẹ̀lọ bá bí ọlá <laughs> adúrú yìí ohun tó ní fún Yorùbá kankan mẹ́ <laughs> àsówò tí wọ́n wá kéré nínú yìí táwọn kan gbogbo tí è bá ṣe tè èyàn èyàn ma mọ̀ torí nàìjíríà lónìí àwọn bàbá wẹ́mkí abẹ́lá gbogbo èyàn ma àtọ̀tààtọ̀ rẹ̀ ma pa wọn síṣẹ́ ni ọlọ́lọ́mọ yẹ ibi tí wọ́n fẹ́ investi sí kọ́lá wọn dọ́dọ̀ wá ń kwara wọn ní fáàmù ń kwara tò ní kò sí túnmọ̀ rẹ̀ jú pé ní gbogbo ọmọ tí ò rí léèwé lọ inú tó yẹ kó fi lọ léèwé ń bẹ nú ètò òun ká gbogbo ẹni tí ò rí sáàrí jẹ lónìí àbíbẹ́ tí ma wílẹ̀ yóò bá àwẹ́ báwẹ̀ ńlẹ̀ ẹnìkan ló kó ti ẹ̀kọ́ ọlọ́nkẹ́ nàìjíríà tayọ̀gẹ́ nìkan mẹ́rin sáàrí jẹ tayọ̀gẹ́ nìkan mẹ́rẹ̀ àmá ìṣe déédé yìí náà ni kọ́lọ̀kọ́ mọ́sá sàmànáwà wà tọ́ ẹ̀dàkùn gẹ́gẹ́ bí àsìkò àyò ní gbà méjì báyìí lọ wọ́n ní 20 minutes to 2 èmi ó dùó báyìí in fact one thirty ní plan mi àìsàgbó lọ́wọ́ mi ni ẹ má bínú àmọ́ wọ́n ní kí n pàrọ̀ wà sí gbogbo àwa jàmá pé gbogbo ń tó kù tí a fi dìde ń bí aago méjì ni bí wọ́n bá wọlé ní aago kan àbọ̀ kọ̀ jáde ní aago méjì wọ́n ní ká plébì sí bẹ́ẹ̀ àwọn náà sì ní yẹ̀kú olórí tí wọ́n wù àbí àmẹ́ ẹ̀dàkùn wọ́n ní kí ọmọ wà dí pé jòkó túká ẹ̀fà àwọn láyé ẹnu 20 minutes tó kù yí gbogbo tó kù létò wọ́n sì wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh atakbir atakbir tọ́ àdúgbàlúkọ̀ lọ́wọ́ guest teacher wa ọlọ́m kí ó bá wa sanwọ́ ní ẹ̀sàn rẹ̀ ọlọ́lá ìlàhà ìlọ́lá wọ́n ti ṣe ti ọ̀tẹ̀ iná ọlọ́run kó ṣe wọ́n sí padà pẹ̀lú ayọ̀ àti láfíà ní báyìí ẹ̀dá kan láàrin ìṣẹ́jú márùn-ún káyà randolph program yìí ẹ jẹ́ ká tanùgbà ṣe bísmìlá ìlàfì gẹ́sìkà wa àlàáfíà tó jọ àlàáfíà lọ kọlọ́mbà yọ̀ǹda ẹ̀ wa. ايش امين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم محلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتعم من جوع وآمن من خوف أتكلم